نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو فراغ سبحانه وتعالى a sì tọrọ alékún ìkẹ́ àti gẹ́ ọlọ́ọ̀bá fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí ó máa tẹ̀lé ìlànà rẹ̀ tí tí ayò ní fi já imá a dúpẹ́ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala so òní jẹ́ kí ló ní jẹ́ nínú hijra òní 14th bitakid so so òní jẹ́ 14th 14th àbí 15th Thank you so uh, oníjẹ́ 14 lọ́rọ̀híjá so orí lánà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala 14 ti lọ́rọ̀híjá 1445 hijiriya nípa Allah subhanahu wa ta'ala ó ṣe wá lẹ́ni tí ó gani ọdún yìí uh, èyàn tó wọ́n gani rẹ̀ lórí Islam lórí sunna nínú tẹ̀lé sunna nabi sallallahu alaihi wasallam náà ilé orí náà látọ̀dọ̀ Allah sẹ̀yìn gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́run ọba ní gbogbo ìgbà èyàn sì gbọ́dọ̀ máa bẹ Ọlọ́run ọba fún thabat bákan náà èyàn gbọ́dọ̀ máa ṣe hisabu ara rẹ̀ so Umar ibn al-Khattab sọ pé hasibu anfusakum qabla an tuhasabu ẹ má ṣe ṣírò ara yín o síwájú kan tó ṣe ṣírò yín so ó ṣe pàtàkì gan-an kí èyàn jẹ́ ẹni tí ó máa ronú tí ó máa dúpẹ́ fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala so bọ́dún ṣe ń gorí ọdún ni orí Ọlọ́run Ọba ń pọ̀ sí lórí yàn ní kí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń pọ̀ sí so eléyìí ó jẹ́ nǹkan tí a ní bùkátà láti máa rán wa létí rẹ̀ Allah صواب تكحيل العينين صافي وشرح نواقض الإسلام طيب أكبر سبلو يندى الله سبحانه وتعالى سبلتي وباساي بيا ìtàbákọ́kọ́ sí ibi tàbá dínbẹ̀ inṣáàlláhù ta'ala bóyá bẹ̀rẹ̀ láti tó ẹ̀díká bẹ̀rẹ̀ pẹ̀lú takhilul aynayn sọ̀bítà dín nínú takhilul aynayn Shaykh Ubayd ti sàlàyé wa nasma'u wa nuti'u àbí لمن ولاه الله أمرنا ولا ننزع يدا من طاعة so Shaykh Ubayd wá tún tẹ̀síwájú so ní page 181 wọ́n ní wa nattabi'u sunnata wal jama'a wa najtanibu ash-shududha wal khilafa wal furqa wọ́n ní wa nattabi'u sunnata wal jama'a so àwọn imamain al-jalilain الرازيين أبو حاتم أبو زرعة وسقي ونتبع السنة والجماعة nínú nǹkan táwọn bá àwọn olùmọ̀ lórí ẹni gbogbo olú so Iraqan so wa Shaman wa Yamanan wa Hijazan wa Misran so ní táwọn bá àwọn olùmọ̀ lórí ẹni gbogbo àwọn àyè yìí náà ni pé kíni wa nattabi'u sunnata wal jama'a ní pé a máa tẹ̀lé súnnà àti jama'a wa najtanibu ash-shududha wal khilafa wal furqa a sì máa jìnà sí ash-shudhudh ìmá dáyàtọ̀ wal khilaf àti ìmá yapa wal furqa àti ìmá pín yẹlẹyẹlẹ wọ́n ni as-sunnatu wal jama'atu shay'an wọ́n ní ẹ̀rí súnnà àti jama'a wọ nǹkan méjì ni fàáhíyánàn ìgbàmíwọ́ tẹkúnù súnnàtún súnnà ó ma bẹ wa laysa ma'aha jama'a ṣùgbọ́n kò sí jama'a pẹ̀lú rẹ̀ súnnà ó ma bẹ ń gbàmí ṣùgbọ́n kò sí kíni kò sí jama'a pẹ̀lú rẹ̀ torí pé al'aslu fil jama'a so ìpìlẹ̀ nínú jama'a ní pé kíni àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe ìsìláàmù gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam ṣe sọ tí wọ́n wà lórí ìta annabi sallallahu alaihi wasallam sọ tán wà lábẹ́ olórí ìta pè ní jama'a ni sọ àwọn musulmi tí wọ́n ń ìsìláàmù tí wọ́n tẹ̀lé súnnà annabi sallallahu alaihi wasallam gbogbo wọn báyìí wọ́n jọ wà ni a jama'a kí ni jama'a ń bẹ̀yẹn àwọn mùsùlùmí kan kójọ papọ̀ tó wà lórí òdodo tó wà lórí súnà kan sì wà lábẹ́ kíni lábẹ́ olórí kíni abẹ́ olórí mùsùlùmí so yí báyìí wọ́n ni ka an takuna wahdaka gẹ́gẹ́ bí kó wà pẹ̀lú ara rẹ̀ aw afrod ala sunnati muhammadin sallallahu alaihi wasallam àbí kó yí pé àwọn ẹyẹyọ nájọ wà lórí súnà nabi sallallahu alaihi wasallam wọ́n ni falizam hadhihi sunna sai dunima sunna yìí wọ́tùrùkù hadhihi al-fi'at ẹ wá fi gbogbo àwọn àwọn oríṣiríṣi àwọn ìjọ al-mutanahira tí wọ́n ṣe kíni tí wọ́n ń bára wọn pọ̀ so ẹ wọ́n lẹ̀ liqawlihi sallallahu alaihi wasallam nítorí gbólówà nabi sallallahu alaihi wasallam ta nabi ni fa'tazil tilka alfirqa kullaha fi gbogbo àwọn fírọ̀kù yìí so fi gbogbo wọn rẹ̀ fa'tazil tilka alfirqa kullaha so nígbàtí Hudhayfa ibn al-Yaman tó bí annabi sallallahu alaihi wasallam pé fa in imamun wala jama'a tí ó bá sí ìmáàmù kankọ́ tí ó sí jama'a mọ́ kọ́ngbà yẹn Ànábì ní fa'tazil tilka al-firqa kullaha jìnà sí gbogbo àwọn ẹgbẹ́ yẹn pátápátá so kílọ̀kọ́ rẹ̀ súnnà lè wà ń gbà mí kí ẹmà rí kíni kí ẹmà rí jama'a gẹ́bí Sheikh so ìyẹn ta bá ta bá ma lórí pé in ti jama'a túnmọ̀ nìyẹn ní ta ti sàlàyé fúnra wa pé tí wọ́n wà papọ̀ lórí ìsìláàmù tó wọ́n wà lábẹ́ kíni tó wọ́n wà lábẹ́ olórí mùsùlùmí ní tó pè ní jama'a ni, àwọn musulmi wọ́n sẹ́lọ́n bẹ́ẹ̀ jama'a náà ni wọ́n olórí wọ́n sẹ́lọ́n jama'a náà ni wọ́n so wọ́n ni wà àṣíyànà ṣùgbọ́n tó bá yẹ pé lórí ìtumà pé jama'a gẹ́gẹ́ bí àwọn olùmọ́sí so ẹni tó bá ti wà lórí súnnà náà kódà ká máa rí àwọn mùsùlùmí tó wọ́n wà lábẹ́ olórí mùsùlùmí àwọn náà gini àwọn ẹni ohun kódà kó sí kó òun náà ẹyọ kan ṣoṣo ní òun náà ní gini òun náà ní jama'a nítorí gbólóhùn Abdullahi bin Mas'ud so ní pé aljama'atu ma wafaqa al-haqq walau kunta wahdak so wani sheikh bedi wani wa ahyanan wani nígbà mí o tẹ̀kúnù jama'atun ala sunna wani jama'a ma ń wà yóò wà lórí sunna wani falzamhum kíyàn dúnímà ilé da qawlihi sallallahu alaihi wasallam nítorí gbólówà nabi sallallahu alaihi wasallam ta nabi sọ pé tẹ́lzamu jama'atal muslimina wa imamahum tó bá fẹ́ là nínú fìtínà tí ó máa ṣẹlẹ̀ láwọn àgbẹ̀yà yíò tẹ́lzamu jama'atal muslimina wa imamahum ìwọ́dún nímọ̀ àwọn ìjọ àwọn mùsùlùmí àtolórí wọn Sheikh Ubaydi ni wà in kana al-imamu fajiran kódà kí imamu yẹn jẹ́ pòkí asúfàn ó lè kókó falzamuhum dúnímà wọn torípa nabi sallallahu alaihi wasallam sọ pé kí ni wà in daraba dhahrak wọ́n ni wà ahyanan jẹmáà yẹn kìí ṣe jẹmáà tó tó complete tán fiha sunnatun wa bid'ah a rí súnnà àti bid'ah ń bẹ wọ́n ni falzamuhum falzamaha kadhalik dúnímọ̀ wọn bákanáà so falzamaha kadhalik dúnímọ̀ jẹmáà yẹn bákanáà so kódà àwọn olùmọ̀ tún sọ débi pé jama'a gan alérí pé àwọn àkọwà tó tàbí pé wọ́n ń pàpè mara islamu zahiran ni wọ́n kàn ń pàpè mara islamu ní gbangba ni àmá ní pàápàá wọn wọ́n ti fi islamu lẹ̀ wọ́n sì àwọn náà sì wà jama'a ìbẹ́ wọ́n pọ̀ mẹ́ dúnímà kíni jama'a yẹn náà so lópin ìgbà jama'a mùsùlùmí àwọn mùsùlùmí so jama'a tán wà lórí abẹ́ olórí torí pé léyìí kò sí tàbí ṣùgbọ́n yóò ṣẹlẹ̀ téèyàn bá ní fẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tá Ànábì sallallahu alaihi wasallam sọ papọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá dìgbẹ̀yìn ayé wà fihi dákọ̀n pé dákọ̀n so ta'rifu minhum wa tunkir so bákanáà Ànábì sallallahu alaihi wasallam pé àwọn èèyàn mọ̀ di kèfèrí so téèyàn bá wá lábọ̀yẹ kí ni pé èèyàn lè rí 100% perfection kò possible sẹ̀yìn òyìn sẹ́kìní èyàn òyìn dún ní máa àjẹmá àná ni ọ wọ́n ni falzamha kadhalik wọ́n ni falqismatu thulathiyya wọ́n ni ìpín tí súnnà àti jama'a ma ń pín sí síra wọn ó túnmọ̀ pé kíni ìpín mẹ́ta ni ìgbàmí àárí súnnà kò ní sí kíni kò ní sí jama'a ìgbàmí àárí jama'a súnnà ó sí kíni àti súnnà jama'a wà súnnà wà ìbẹ̀rẹ̀ kẹta ní pé kíni jama'a yóò sí kíni ìwọ mọ̀kítẹ́lítọ̀ so kò ní pé tán so bọ̀ tó wá pọ́síbù kárí jama'a so láì sí súnnà so pọ́síbù kárí jama'a láì sí súnnà so torí pé nǹkan tí jama'a nkan tí fi ń jẹ́ jama'a na ní islam oi sunna sí ní kíni sunna ní islam oi so sunna ní islam sunna mi bá islam ni o islam tí annabi sallallahu alaihi wasallam ṣe kíni tó wà lórí ẹ̀ so tó bá ṣe pọ́kò sí islam ma nínú jama'a yẹn kò tí ẹ̀ sí jama'a gan in the first place yarhamukallah so tí ó bá ti sí islam ma àmọ́ tó wáyé pé súnà tá ń sọ bí ni pé islam wà àmọ́ níbi àwọn alámàrí kọ̀ọ̀kan so níbi àwọn alámàrí kọ̀ọ̀kan kò pé then in reality mọ̀tẹ́lítọ̀ náà ni kìí ṣe kíni kìí ṣe àgẹ́rẹ́pẹ̀ kìí ṣe pé kò sí súnà súnà wà bídá náà sí kíni bídá náà wà láwọn àríyẹ̀mí so yíba ìdí sẹ́m sọ pé kíni falkismatu sùlàfíyà ni wọ́n ni hasba mastaqarra indi Sheikh Obedi eh, ní pẹ̀lú òdíwọn kan tó rìn lọ́dọ̀ tèmi bilistikara pẹ̀lú pé àmọ́ ti wo gbogbo ẹ̀ so mo ti wo gbogbo àwọn ọ̀nà tó lè pín sí wọ́n ni wà min huna aqul li abna'il muslimin ìbíbà yìí ni tí wọ́n ń kullu amirin gbogbo lórí o ala qadrin min aqtar al-islam tó wà lórí ìletò kan nínú àwọn ìletò islam wa man hawlahu àtàwọn tó wà láyìíká rẹ̀ àkúṣùgbọ́ àwọn ikhwani nísìn pé à musulmi nínú tó ga jù láyé nínú tó lágbára jù láyé Ọlọ́run nìkan ló máa ń ṣe lẹ́yìn ọ̀run so in tọ́nà ọba subhanahu wa ta'ala fi ń sọ pé nínú àwọn orí tóhun sí fáà nabi sallallahu alaihi wasallam pẹ̀láwọ̀ allafta ma fi al'ardi jami'an eh, law anfaqta ma fi al'ardi jami'an ma allafta bayna qulubi so kò rọrùn so nínú àwọn ayẹ ṣúgbà àwọn ikhwaniyya ni pé eh, ti pọ̀ lónìí a ní Saudi a ní Kuwait a ní kíní a ní Iraq a ní gbogbo ẹ̀ a ní Bangladesh a ní kílọ̀kọ̀ rẹ̀ a ní Nigeria a ní gbogbo àwọn ìlú ti pọ̀ èwo wá ní olórí mùsùlùmí òun náà sọ yí pé kúlù àmìrin gbogbo olórí ala qatrin min aqtaril muslimin nínú àwọn ìletò nínú àwọn ìletò min aqtarid islam nínú àwọn ìletò islam wa man hawlahu àtàwọn tó wọ́n láàrá ìká rẹ̀ ma dáma annahu muslimun lókùn wà tó wá jẹ́ musulmi wa hum musulmi náà sì láwọn náà fahum jama'a jama'a ni wọ́n so jama'a ni gini jama'a ni wọ́n so àwọn musulmi tó wà láyíká rẹ̀ so àwọn abẹ́ olórí táwọn musulmi yẹn wà wà pẹ̀lú wọn oye abẹ́ olórí mùsùlùmí tí wọ́n wà wà kíni wà pẹ̀lú wọn so wọ́n ní kódà kò bá àmà sí kíni kódà kò bá àmà kò bá jẹ́ àwọn ti sọ sókè bí wàyín kánà fájírọ̀n kò bá jẹ́ kíni kò bá jẹ́ fájír wàyín kánà zọ́límẹ̀n kò bá àmà sí kíni kò bá àmà sàbòsí so kódà kò bá àmà dájọ́ pẹ̀lú nǹkan mí tó yàtọ̀ sí ìtọ́lọ́wọ́ bá tó ní tẹ́lò mímọ̀ wọ́n ni pé ah tàbá fẹ́ lólórí agbọ́dọ̀ lólórí tí ó wá láti kìláàfà ni ah, ara ọ̀ so lórí mùsùlùmí ni ṣe mùsùlùmí ni bẹ́ẹ̀ but àwọn olórí àwọn ò sọ pé olórí mùsùlùmí làwọn náà ah, olórí gbogbo èèyàn náà ni olórí àti mùsùlùmí àti kíni tí wọ́n náà sì wà lábẹ́ àkóso rẹ̀ olórí rẹ̀ náà ni so olórí rẹ̀ náà nù so yóò dúnmú ní máa súnnà yóò sì sí kíni èyàn ní fárọ̀ kíni èyàn ní fárọ̀ kọ jama'a so wọ́n ni falzamuhum fahum jama'a wọ́n ni jama'a náà làwọn ilé iná wọn <coughs> so ohun wọn pín bọ̀ tàwà lórí tòótọ́ olórí the fact pé olórí yẹn olórí mi kò túnmọ̀ pé kò sí kíni kò sí ayẹ́sọ lórí ah kò sí ayẹ́sọ lórí kíríkà torí àlókùn bùgẹ́rì máa ń sára ara olórí olórí lórí lọ́lọ́ nínú Islam ó gba àwọn nǹkan ẹbọ̀ kò pé àì lórí ní mùsùlùmí kò sí ẹ̀tọ́ bẹ̀ kó pé rárẹ̀ gan gbọ́nà máa ń sọ pé olórí ìlú ìlòun sẹ́kọ̀bẹ́ ìdí ní ẹjẹ́ tó ka fún alẹ́kàsí kullu amirin ala qadrin min kíni min aqdari islam gbogbo olórí lórí ìletò nínú àwọn ìletò islam ẹ́ eléyìí ṣe ìletò islam tọ̀ kí ni wọ́n ṣe ìkéèsì islam náà ṣe kúfúrù kúfúrù náà ṣe so wọ́n ni torí pé ṣẹ́kù ti mú wọ́n ti mú aṣíwájú báyìí pé wà yánà takunu jama'atu mukhtalita ó ma ń gbò papọ̀ ń gbà mìí o mọ́ ń rò papọ̀ nígbà mí ayé àwọn sálàfù ayé àwọn sálàfù so nígbà tí àwọn futuhat ń ṣẹlẹ̀ láwọn ìlú so àwọn ìlú mìíràn tó yẹ pé àwọn kùfárù yìí wà ń bẹ̀ tó sì pé àwọn olórí àwọn olórí mùsùlùmí tó àwọn tí wọ́n jẹ́ wálí àbáwọn tí wọ́n jẹ́ olórí mùsùlùmí yẹn wọ́n ìjó olórí fún wọn náà ni so a ń bèèrè tà sí àwọn táìmì tó sì àwọ́ lẹ́yìn àwọn àsìkò Imam Ahmed àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àsìkò so wọ́n ni kullu amirin ala qatrin min aqtari islam gbogbo lórí lórí ìletò kan nínú àwọn ìletò islam kí á Nàìjíríà sí ilé gẹ̀ẹ́sì ìletò islam ìletò kí wá ní tó bá ti ní ìletò kèfèrí ni ó túnmọ̀ pé tọ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ òun pè wọ́n ń bẹ́ kèfèrí náà sí àbí ìgbẹ̀mù torí bí tẹ́yàn lè dájọ́ pé kèfèrí ni pé tọ̀ kúfúrù ilẹ̀ ilẹ̀ kúfúrù ni bóyá bí àwọn bí àwọn Italy àwọn àwọn àwọn ibi tó ipá àwọn kèfèrí gbogbo àwọn ibi táwọn kátólíkì wà gbogbo ẹ̀wọ̀n àwọn báwọn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olúwa yìí sí mọ̀kútẹ́lítọ̀ ni wọn ẹni tó sì sọ báyìí Sheikh sorry Al Fawzan Sheikh Obeid Sheikh Uthaymeen bẹ́ẹ̀ ni so nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn olúwayé ń sin mọ̀tẹ́lítọ̀ ni wọ́n wọ́n rò papọ̀ ni ó le gan láti rí pé òkè ìlú yìí ní pé mùsùlùmí ni so ní torí pé kó wájí kọ̀ wájí pé gbogbo àwọn tó wà ń bẹ mùsùlùmí ni àwọn tó wà ń bẹ ìdájọ́ Islam kò ní ok tó bá wá di bí ìdájọ́ olórí nìkan òun ò ní báyìí lórí wọn àrí àwọn ìdájọ́ mi nǹkan wọ́n sọ pé dárùlẹ̀ ah, dárùkúfù eh, ni kò yẹ ká máa kíìdì pé àdárò ẹni eh, pínkí lókọ rẹ̀ ìfẹ́ẹ̀nà rẹ̀ ní kèsì dárò islam kò ah, yẹ ká máa kíìdì kọ́lá kò yẹ ká máa mú kùránì wọ́bẹ̀ ìgbìyàn mú kùránì wọ ìlú àwọn kèfèrí kọ́lá kò yẹ ká máa gánmà dúnbẹ̀ so ẹ̀rí pé kò bá láàkàí mú sọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀tẹ́lítọ̀ ní ó rọ́pọ̀ ẹ̀rí kéfèrí ẹmọ mùsùlùmí ta ló lórí olórí ni mùsùlùmí ni mùsùlùmí ni ẹ̀rí kúfúrú bà wá kàmà lẹ́sẹ̀ àtàmà àtàmà ní tọ́ olórí mùsùlùmí náà pé á ó ní àwọn àṣìṣe ó ní gbogbo ẹ̀tọ́ àṣìṣe rẹ̀ ní tí ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ àwó fún pé agbọ́dà kò sí lórí súnnà àwó wà so kò jẹ́ bó ṣe jẹ́ ọ̀ ṣẹ́kù bẹ́ lórí ala qadrin min aqtar al-islam lórí ilé tó kan nínú àwọn àlétò islam wa man hawlahu àtàwọn tó aláyíká rẹ̀ ma dáma annahu muslimun lókùn bá tó bá jẹ́ musulmi wa hum muslimun àwọn náà musulmi sí ni wọ́n fa hum jama'a jama'a ni wọ́n so yẹ dúnni ma wọn so ọmọ mi láti ìbéèrè táwọn yẹn ma fẹ́ fà bí sí sultani wà lórí ni àbí kí lókọ rẹ̀ àbí emir àbí president ewòrán lórí chairman local government òun ni ó yọ emir so chairman local government òun ni ó yọ emir so kò tí ẹ̀ sọ́rọ̀ gangan kò sọ́rọ̀ náà chairman local government ma ń yọ òun ni ma ń yọ ọba ẹlọ́bí àwọn tán bá mọ̀ nípa àlọ́kún bìkọ́ ìdí wọ́n ń sára dáadáa so chairman local government yóò yọba so kò sọ́rọ̀ kò tí ẹ̀ sọ́rọ̀ kankan ara so kílùkọ́ rẹ̀ asúlùtọ̀ hakikiyya èyàn mọ̀bí tó wà ọ̀ but bẹ́ẹ̀ ni wọ́n yẹn ni pé kó máa jó lórí fáwọn mùsùlùmí nígbà tó ti wá ṣe pé olórí náà ló yàn kó máa jó lórí fáwọn mùsùlùmí olórí àwọn mùsùlùmí náà ni ó ti yé olórí yàn kó máa jẹ́ olórí fáwọn gíní fáwọn mùsùlùmí olórí náà so yé so gbogbo àwọn nǹkan tí ò tí ò tí ò lọ púpọ̀ but àwọn rúwà kòrújì àti rúwà wàhálà táwọn ẹ̀kọ́ ní ti gbé sáwọn yàlá pẹ̀lú tó máa wá takọra wọn tí wọ́n dúdé kán takọra wọn ni tí ọ̀fẹ́ yìí tó má takọ́ra wọn tọ́nà ọba bá sọ lóòsì so kò jẹ́ bó ti jẹ́ wọ́n ni ma dáma annahu muslimun lókùnbà tó bá jẹ́ musulmi o wa hum muslimun musulmi náà síláwọn náà fa hum jama'a jama'a ni wọ́n o so jama'a ni wọ́n so gbogbo àwọn pé lá jama'a so táwọn ikhwani táwọn gbà lérò pẹ̀lú ẹni bẹ́ àpọ̀ sí jama'a musulmi mọ́ jẹmá mùsùlùmí sì gbọ́dọ̀ wà ṣe rí àwọn ìkwáni náà máa ń sàlàyé tó jọmọ́ jẹmá mùsùlùmí bọ̀ táwọn sì máa sàlàyé ní pé a gbọ́dọ̀ rí jẹmá mùsùlùmí so wọ́n a máa ṣe a máa tí wọ́n sì máa sí láàrin ara wọn wọ́n a máa yan olórí láàrin ara wọn ẹ̀yìn àmírù Òṣogbo lábẹ́ olórí nífà tó lórí wà náà nífà bá sí wọ́n ṣe ní ẹgbẹ́ wọ́n ní wọ́n máa sọ pé torí pé jẹ̀má wájìbù ni jẹ̀má wájìbù ni jẹ̀má àwọn sọ pé wájìbù jẹ̀má àbọ̀ ìwọ̀n ká tí sẹ́kù méjì sọ sókè gini fa ahyanan takunu sunnatun wa laysa ma'aha jẹ̀má báwọn ni ah, wájìbù so wájìbù ni jẹ̀má kí làwọn gbà lérò pẹ̀lú wájìbù ni jẹ̀má so wájìbù ni jẹ̀má ni pé agbọ́dọ̀ ráwọn tó yí pé wọ́n kẹsà àkójọpọ̀ so wọ́n a máa pretend bíbà fáyé àwọn ti dádá ọlá ìsìlàmíyà lẹ́ni láàkà ìwọ̀n wọ́n a máa yà àwọn mufti mufti gbogbo ilẹ̀ kìníkà kílọ̀kọ rẹ̀ àmírù gbogbo gbogbo ìdúmọ̀ta kílọ̀kọ rẹ̀ wálì gbogbo wọ́n a máa yà àwọn bá rẹ̀ tọ́mọ́ ti wá ń yàrá báyìí tọ́mọ́ wá sí gẹ́gì ní jama'a ti wà ẹ máa wo àdánwò bí organization ilé iṣẹ́ ń yan jama'a ti wọn náà lélé náà sí yan jama'a ti wọn àwọn tàdọ́ so tàdọ́ rúgbù so báwọn sí yan kíni so báwọn sí yan jama'a ti wọn pé àmírù ah, ní kílọ̀kọ̀ rẹ̀ wálí so kíní

ní pé ó kéré jù ní o ó kéré jù báyìí ní o bọ̀tá bá fẹ́ bù yóò wọ 100 ṣe ẹ bá ń kà eléyìí ẹgbẹ́ eléyìí mọ̀ tàdọ́rùbù eh, tm kìníkà eléyìí ẹwà tẹ́ bá ń kà mọ́yẹn ẹ padà mọ́ ẹ̀ka 20 ẹ̀ka jù 20 lọ ẹ̀mọ̀ lọ sáwọn nọ́mbà tó wà lókè ọ̀nkálùkú ló sì ti ní eléyìí náà gọ́ọ̀nà eléyìí kíní kíní lè a ní sẹ́ nínú ẹgbẹ́ kẹ̀kẹ́ náà wọ́n tún máa ń pín sí méjì a àmírù kíní àmírù b àmírà a àmírà kíní àmírà b tó rọ́ ẹ̀kùn bọ̀ nígbà tó ipò ń sún náà kò sí tó kàn pẹ̀lú pò aláìdáwà àwọn èsì dáwà pò kí ló kàn pẹ̀lú pé kìnnì rẹ̀ kìnnì a ní kò mọ́ ọlọ́nà ọba sìn báwọn sálàfù ṣe rí nìyẹn kò mọ́ ọlọ́nà ọba sìn kó fi orí pa dáadáa lẹ̀ sáyé kó lápa lára àwọn èèyàn kó tẹ́ dáwà ká kó lọ bọ́lọ̀ ọba in tó ń kà wọ́n sún náà nìyẹn mọ̀ pé ah eh pẹ̀lú ibẹ̀ náà wọ́n ti máa dáwọn adájọ́ so àwọn adájọ́ kọ̀kọ́ pé fún ọlẹ́gbà so wọ́n yapa mírò bàbá alé tó ti bímọ bí góndó ọlọ́run mẹ́ta yóò nẹ́yìn rẹ̀ báyìí so tí kírókọ rẹ̀ so tí whip amiru tí wọ́n sá lẹ́yìn ni wallahul musta'an wọ́n ni falzamuhun wọ́n ní Sheikh Ubaydi ní dúnímọ̀ wọn hatta tahkinu dimaa al-muslimin kó bá fi lè dáàbò bó ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí wa amwalahum àti dúkìá wọn wa aradahum àti ìjọmọlúwàbí wọn wa alayna an nakraha al-furqa ó dọ̀nà yà lórí wa kákòrìyà ìyapa ma nífẹ̀ẹ́ ìmọ̀ pínyà fàhíyà dídùl jama'a ìyapa jama'a ni o gbogbo àwọn tí wọ́n ń sọ pé àwọn dá jama'a mi kalẹ̀ wọ́n yapa jama'a ni gbogbo torí jama'a ti kọ́kọ́ wà so jama'a ti kíni jama'a ti kọ́kọ́ wà so kíyàn wá dún ní mọ́ olórí kíyàn wà lábẹ́ olórí kíyàn sì dún ní mọ́ súnnà nabi sallallahu alaihi wasallam olórí wá jẹ́ kéfèrí tọ́ lọ́gbùngbà tí ò bá ti kọjá àlà lórí rẹ̀ dún wà pẹ̀lú àwọn mùsùlùmí so wà pẹ̀lú àwọn mùsùlùmí kò dìbà tẹ́ bá ṣe dá organization lẹ́pẹ́ ujúbul jama'a lọ́dọ̀ àwọn ikhwani àwọn alfáàzù kankan náà ni o but ìtumọ̀ ọ̀tọ̀tọ̀ ni o wọ́n ni wà alayna an nakraha al-furqa wa hiya diddu al-jama'a hadha ma awsa bihi muhammadun sallallahu alayhi wa sallam wọ́n ni nǹkan tí muhammad sallallahu alayhi ìzkọ́lá sallallahu alayhi wa sallam nígbàtí ó sọ pé wa man mata ní pẹ́sẹ̀ tó bá kú wa laysa fi unuqihi bay'ah ní pé kò sí bẹ́ tí ò sí bay'ah lọ́rùn rẹ̀ ẹni tó bá kú tí ò ní bay'ah lọ́rùn mata so irú ẹni bẹ́ẹ̀ ti kúkú jahiliya ọ̀ gbá eh ó wá láti ṣe báyìí so torí pé àwọn olùmọ́sára yóò ṣíṣì nǹkan nípa nǹkan tó jọmọ́ bẹ́ yáà nígbẹ́ sí ó wà wájìbù lórí gbogbo àfúrọ́dì so wọ́n ni ara so lókùnbà tó wáyé pé àwọn ahlul halli wal aqd so tó má ti kíni tí wọ́n bá ti sọ pé ah, ẹni yìí náà lọ lórí so tí yóò sì yapa rẹ̀ tí ó sì tako yẹnú ti gba bẹ́yà rẹ̀ ó ti ní bẹ́yà rẹ̀ lọ́rùn náà nìyẹn oye tó gbogbo àwọn olùmọ̀ náà sọ pé kíni bẹ́yà rẹ̀ ṣe wájìbù lórí kíni lórí gbogbo kúlù kíni afrod kódà ìjìmá wà lórí ẹ̀ oye so ìjìmá lórí ẹ̀ dẹ̀bọ̀ wá láti wá gbogbo lóhun annabi sallallahu alaihi wasallam yígbé wa man mata wa laysa fi unuqihi bay'a mata mítàtà jahiliya nípò kúkú jahiliya ni oye òun ẹni tí ó sì kí ni ẹni tí ó wá fákọ̀ bay'a ẹni tí ìmá tẹ̀lé lórí sẹni tí ó wá fákọ̀ ìmá tẹ̀lé lórí kò fẹ́nu kò tẹ̀lé ìmá tẹ̀lé lórí so wọ́n ti yọ bí àkó lọ́rùn ara rẹ̀ tó nínú àwọn nǹkan tí ma ń gbé kíni nínú pẹ̀lú ìkẹ́ẹ̀kẹ́ nínú àwọn nǹkan tí ma ń gbé bí àkó lọ́rùn yẹn gẹ́gẹ́ bí kó lórí bíyàn gbóyá wá búra fún mi wá ṣe bí fún mi kí wọ́n ni àárá ọ̀ bí àpé ìjọ́ lórí ni ọ̀ ìṣe wákàá kìríkan ọ̀ so ah ìpé òkè olórí pé abíóyá kọ́ sí kọ́ my honorable president ara ò ní kọ́ my president sí o inúdé wọn ò gbọ́ president so ọ̀pọ̀lọpọ̀ musulmi máa ń yọ bẹ́yàn àkó lọ́rùn ara wọn ẹlòmí máa ń fa bẹ́yàn àyọ kó lọ́rùn ara wọn àkéso lórí tèmi o àkéso lórí yín ni késo lórí tèmi o so wọ́n ni wà kana ibn Mas'ud radiyallahu anhu ìtẹ́fì wá mọ́ olórí haqiqiyya olórí òdodo tó tọ́ ní pé kò sẹ́ni tó dẹ́gbẹ́lẹ̀ yìí ma ń wá báwọn ó sì dọ́dọ̀ olórí náà ẹ gbogbo àwọn tàdọ́rùgbò gbogbo àwọn ẹgbẹ́ àwọn kìí sọ̀rọ̀ in reality mú ní kúwà àwọn kọ́ ní jẹmáà rẹ̀ àwọn kọ́ lórí so wọ́n ni wa kana ibn Mas'ud radiyallahu anhu yaqul wọ́n ni ibn Mas'ud ma sọ pé alaykum bi ta'ati wal jama'a bódọ̀ wọ́n yí kẹ́ máa tẹ̀lé kẹsì dúnú ma jama'a fa innaha hablullah torípò wọn ni okun ọlọ́wọ́ ba alladhi amara biha tó sì pé Ọlọ́run bá pàṣẹ pẹ̀lú rẹ̀ wa inna ma takrahuna fil jama'a in tẹ́ sì kórìíra nínú jama'a nínú ìmá wa papọ̀ lábẹ́ olórí in tẹ́ kórìíra ń bẹ̀ pé ah kí ló dé àwọ́ lábẹ́ olórí báyìí báyìí wà máa ṣẹlẹ̀ khairun in tẹ́ kórìíra níbi kẹ́ wà papọ̀ ó dájú ń tẹ́ nífẹ̀ẹ́ ń bí kẹ́yìn nìkan dáwà kẹwàá máa dájọ́ fúnra yín so yíra yìí ó dájú kẹ́yìn nìkan sí kí ní kẹ́ dáwà kẹ́ pín yẹ́lẹ̀yẹ́lẹ́ kẹ́ pín kò lọ́dọ̀ àwọn mùsùlùmí so kẹ́ àmà sí kí ní kẹ́ wá rò pé ẹ̀sì dádáwọ́là kanlẹ̀ so dáwọ́là dáwọ́là kòròjíyà sẹ́wọ̀kọ́ ẹ̀sì dálẹ̀ kó jẹ́ bó ṣe jẹ́ so inṣáàlá ibi tàti dóní bí a tíra ilé yìí